sókè ọ̀nà níbi ìtìjọ́ ìdí náyẹ̀. mo ní àkànṣe pé ògo ni tí olórí màá láti máa ṣe é kọ́ níbi ìtìjọ́ ìdí. That. Ó yá kí ènìyàn tí ó ṣubú sí ọwọ́ ènìyàn lọ àti ṣubú sí ọwọ́ Ọlọ́run.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 Bí kò ṣe lè kí ìdájọ́ tí ó bá ní lẹ́rù. Àti ti ìbínú tí ó múná. Tí yóò pa àwọn àtọ́run. Nípa ilé ẹni méjì tàbí mẹ́ta. Oh, mélòó mélòó. Ní àrùn tó wájú ẹnu àrùn ní ìyà kíkọ́.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 He that despised Moses' law died without mercy under two or three witnesses. Of how much sorrow punishment suppose he shall he be worthy, though who had trodden underfoot the Son of God, and had counted the blood of the covenant with which he was sanctified and unholy thing, and had done despite unto the Spirit of grace. ẹni tí ó bá bẹ̀rù ìrìnàjò ọlọ́run lọ. whosoever feared man more than God. kò lè ṣí àjèrè ọkàn. is not worthy to be called a soul winner. bẹ́ẹ̀ni tó bá gbé ọlọ́run lékè. but he who elevates God. òun nìkan ni ó lè ṣí àjèrè is the one who can be a soul winner. a fẹ́ gbọ́ sí. we hear more pastor àwọn tí kò ti yú ọ̀rọ̀ Kristi tí wọn kò sì ti yú àgbélébù rẹ̀. Those who are not shy about Christ and who are not shy about his cross. Níbo ni a ti lè rí ìfẹsẹ̀múlẹ̀ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run? Where can we find this in the word of God? Rome orí kìíní ẹsẹ̀ ìkàndógún àti ìkẹrìndínlógún. Romans chapter one verses fifteen and sixteen. Bẹ́ẹ̀ bí a ti. as much as so as much as he mays I am ready to preach the gospel to you that are at Rome also for I am not ashamed of the gospel of Christ for it is the power of God of salvation to everyone that believeth to the Jew first and also to the Greek. What is hindering most of you today? Láti jí àjèrè ọkàn. To be so winners. Ẹ má tara yín jẹ. Don't deceive yourselves. Ìtìjú ni olórí rẹ̀. It's because you are shy ẹlòmíràn ronú nínú ọ̀kara rẹ̀ pé. some people think in themselves. kí ni kí n ṣe sọ̀rọ̀ Jésù náà. how do I talk about Jesus? Ìgbógbó mi àbí ẹ ò mọ̀ bí mo ṣe rí ni. Of my age and position, how do I talk? Kí ni kí ni kí n ti ṣe sọ̀rọ̀ Jésù náà? How do I talk about Jesus? nígbà tí n kì í ṣe alágata kí when I am no Jehovah witness. èmi ò tilẹ̀ pọ̀ kí la ní kí n ṣe sọ̀rọ̀ Jésù náà. why do you need to talk about Jesus? ẹ tí o bá jẹ owó la ní màá fún yín lówó. if you want money I can give you that. owó rẹ lè ṣàìṣe ìjọba níwájú Ọlọ́run. your money may not always be acceptable. Ohun tí ohun ẹnu yóò ṣe nígbà mìíràn owó kò lè yanjú rẹ̀. It is not always that the money can take the place of the voice. Wọ́n ní kí o sọ̀rọ̀ jáde. You are asked to speak out bá ẹlẹ́ṣẹ̀ sọ̀rọ̀. speak with the sinner. ká ìtìjú kúrò. remove all shyness. bá ẹlẹ́ṣẹ̀ sọ̀rọ̀. talk with the sinner. kí ni ìwé Jacob wí. what does James say? orí ìkarùn-ún. James chapter five. ẹsẹ̀ ìkọkàndínlógún. verse nineteen. ẹjẹ́ ọgbọ́n sọ́wé ara. Bí ẹnìkan nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́. Ó yẹ. Bí ẹnìkan sì yí padà. Bí ẹnìkan bá yí padà. Jẹ́ kí ó mọ̀ pé ẹni tí ó bá yẹ lọ́sẹ̀ kan padà kúrò nínú ìṣìnà. Ó yẹ. Yóò bá àkókò rẹ̀ kúrò lọ́wọ́ ikú. Brethren, if any of you do err from the truth and one convert him, let him know that he who converted the sinner from the error of his way shall save a soul from death and shall hide a multitude of sins. ẹnikẹ́ni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà. whosoever shall convert a sinner. ó dájú pé ó gba ọkàn kan là. Surely he has saved a soul. Ó gbà kúrò nínú ikú. He has saved that soul from death. Ó sì bò ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. And he has covered a lot of sins. Ǹjẹ́ Ezekiel sọ pé. And Ezekiel says. Owó rẹ nìkan ni kó o fi bá. Just ni kò fi jèrè say you must win so with only your money. I jẹ́ gbọ́n tí ó wí ní orí kẹta rẹ̀. Let's hear what he says in chapter three. Ẹsẹ̀ ìkọ́kànlá. three eleven. Yeah. Lọ. Tó àwọn tí ìgbèkùn lọ. Tó àwọn tí ìgbèkùn lọ. Àwọn ọmọ ènìyàn rẹ. Àwọn ọmọ ènìyàn rẹ. Ìbámu sọ̀rọ̀. Báyìí rẹ yóò bá wọn sọ̀rọ̀. Yóò sì fún pé. Wíwú wọn báyìí pé. Báyìí ni Ọlọ́run wí. Báyìí ni Olúwa wí. And go, get thee to them of the captivity unto the children of thy people and speak unto them and tell them, Thus saith the Lord, whether they will hear or whether they will forbear lọ bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. go and talk to your people. tí o bá jẹ́ àjèrè ọkàn. if you are too soul winner. lẹ́nu rẹ. open your mouth. bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. talk to your people. sọ fún ẹlẹ́ṣẹ̀ pé. bẹ́ẹ̀ ni sinner. àfi bó bá ronú padà. he must repent. Kí ni ohun tí ó bá àwọn ènìyàn rẹ sọ? What will you tell your people? Lọ sínú ìwé Sefaniah. Go to Sefaniah. Orí ìkejì. Chapter two. Kàdíẹ̀ láti ẹsẹ̀ kìíní ẹ kó ara yín jọpọ̀. oh yes. àní ẹ kó jọpọ̀. orílẹ̀-èdè tí kò náà ní. oh yes. kí ọjọ́ kan àṣẹ náà. kí ọjọ́ náà tó kọjá bí ìyàngó. yes. inú kan náà ìbínú ọlá tọ́jọ́ bá yín. oh yes. lọ́jọ́ ìbínú ọlá tọ́jọ́ bá yín. ẹ wá olúwa. wọ́n fẹ́ yẹn ayé. oh yes. kì í ṣe ìdájọ́ rẹ̀. ẹ wá òdodo. yes. ẹ wá nation nor desire, before the decree bring forth, before the day pass like the chaff, before the fierce anger of the Lord come upon you, before the day of the Lord's anger come upon you. Seek the Lord, all ye the meek of the earth, who have kept his ordinances, seek righteousness, seek meekness, it may be ye shall be hidden in the day of the Lord's anger. Àwọn tí wọ́n ní kò lọ bá àwọn ènìyàn rẹ̀ sọ́ni yìí. These are the things you are supposed to talk to the people òun láti bá àwọn ẹbí rẹ sọ̀rọ̀. you must talk to your family members. láti jèrè ọkọ̀ wọn kúrò nínú ìparun. you must free their souls from peril. òun láti bá àwọn àdúgbò rẹ sọ̀rọ̀. you must talk to the people in your neighborhood. òun láti bá àwọn tí ó wọ bọ́ọ̀sì pẹ̀lú rẹ sọ̀rọ̀. you must talk to people who board the same vehicles with you. àwọn tí wọ́n ń sá lọ sí ọ̀nà ìparun lọ́jọ́ towards destruction every day. Báwọn tí a jọ ń ṣèpàdé sọ̀rọ̀. Talk with those whom you meet with every day. Báwọn tí a jọ ti jẹ́ ní ọ́fíìsì sọ̀rọ̀. Talk with those with whom you work in the same office. Báwọn tí ó rajà lọ́wọ́ rẹ sọ̀rọ̀. Talk with those who buy materials from you. Kí olúkúlùkù wá ẹ̀tọ́. That everybody should see righteousness. Kí olúkúlùkù wá òdodo. That everybody should seek the right búburú kúkọ́ lọ́rùn ẹ̀ṣẹ̀ rẹ̀. that everybody should live in sinful way. kí ni àkọsílẹ̀ tí a kọ fún ẹlẹ́ṣẹ̀. what is the record for the sinner? ẹ jẹ́ lọ sínú ìwé ezekiel. let's go to the book of ezekiel. orí ìkẹta. chapter three. bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejìdínlógún. verse eighteen. nígbà tí èmi wí fún ẹ̀yàn búburú Ohun tí Olúwa wípé ènìyàn búburú rèé. Ìwà àkúrí tòótọ́. Ikú ni ẹlẹ́ṣin àkú. Tí ìwà kò sì kìlọ̀ fún. Tí ò bá ti wí bẹ́ẹ̀ fún. Tí ìwà kò sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú. Tí ò bá ti sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú. Láti kú ọ̀dí ọ̀nà búburú rẹ̀. Tí ó lè kú ọ̀dí ọ̀nà búburú rẹ̀. Láti gbẹ ẹ̀mí rẹ̀ là. Láti gbẹ ẹ̀mí rẹ̀ là. Ènìyàn búburú náà yóò kú nínú ìfẹ́. Oh, When I say unto the wicked. Thou shalt surely die, and thou givest him no warning, nor speakest to warn the wicked from his wicked way to save his life. The same wicked man shall die in his iniquity, but his blood will I require at thy hand. Ìkìlọ̀ ni Olúwa ní kó o ṣe. God said you should go and warn. Ẹnu rẹ ló ní kó o fi sọ̀rọ̀. You want me to talk with your mouth. Kí ló dé tó òun ti jú? Why are you always shy? Jẹ́ kí o lè la Why can't you open your mouth? Torí kí ni Ọlọ́run ṣe dáàbò bò ọ́ tí kò jẹ́ kó yọjú? Why is it that God has protected you that you are not dumb? kí ló dé tí o fi yọdí. why is it that you are not dumb. àwọn tó yọdí yẹ dẹ́sẹ̀ sọ́lọ́run ni. those who are dumb have they sinned against God. kí ló dé àṣepọ̀ ní àwọn tí ò ní lè sọ̀rọ̀. why will you be given a tongue and you no be able to talk. kí ni igbe tí olúwa ní kí o ké. what is the cry God wants you to cry. Isaiah fifty five six and seven. Igbe tí Olúwa ní kí o gbé. Ẹ̀wọ́ Olúwa nígbà tí ẹ lórí. Ohun tí Olúwa fi lé yín lọ́wọ́ nìyẹn o. Ẹ̀pẹ́ nígbà tí ó wà ní tòsí. Yẹ́s. kí ọ̀rọ̀ burúkú ọ̀nà rẹ̀ sílẹ̀. Kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Kí ẹlẹ́ṣẹ̀ sí kọ̀ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó oh, yẹ. Lọ́jọ́ ìpadà sí Olúwa. Ó má sì ṣe àánú fún. Àti sí Ọlọ́run wa. Yóò sì fi jì ní ọ̀pọ̀lọpọ̀. Seek the Lord while he may be found. Call ye upon him while He's near. Let the wicked forsake his way and the righteous man his thoughts. Let him return unto the Lord, and we have mercy upon him, and to our God, for he will abundantly pardon. What ní you o gbé ohùn rẹ sókè. God said you should raise your voice. Kí o sára láàrin àdúgbò rẹ. In your street. Sára nínú ilé ìwé. And your school. Sarah, Sára níbi àjọ yín. Speak out in your gathering. Sára láì tijú. Speak out without being ashamed. With ẹnu rẹ kí ayé gbọ́. Open your mouth and say let the world hear. Ẹ jẹ́ rárá. Shout. Ẹ bá mi sọ Speak out aloud. Isaiah 52. Isaiah chapter fifty two. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹfà. From verse six. Nítorí náà. Àwọn ènìyàn mi yóò máa ń kọ mi ní ẹjọ́ náà. Ó yẹ. Ó yẹ mi lẹ́nu bí ń sọ̀rọ̀. Ilé sí. Yẹ. Èmi ni. Ẹ ó Therefore, my people shall know me by my name. Mm. Therefore, shall they know in that day that I am he who does speak. Behold, it is I. How beautiful upon the mountains are the feet of him that bringeth good tidings, that publisheth peace, that bringeth good tidings of good, that publisheth salvation, that said unto Zion, Thy God reigneth. Ah. Thy watchmen shall lift up their voice, with the voice together shall they sing, uh-huh. for they shall see eye to eye, uh-huh. when the Lord shall bring again ah, Zion. Isaiah 58 one and two. Ó gbọ́dọ̀ dákẹ́. Ẹ ọ̀rọ̀ sókè bí ìpè. Ẹgbẹ́ òun yín sókè bí ìpè. Ẹ Oh yes. Ilé ẹja báàbù ẹ̀ṣẹ̀ wa. Ó ti Cry aloud, fear not. Lift up thy voice like a trumpet and show my people their transgression and the house of Jacob their sins ọ̀rọ̀ ìgbé ni a fi lọ́wọ́ àwọn rẹ̀ sọ̀rọ̀ ìtìjú. you have to cry aloud not be ashamed. bí o bá gbèrò adé àjèrè ọkọ. if you claim to be a soul winner. ojú ò gbọ́dọ̀ ti rà. you must not be ashamed. gbọ́dọ̀. listen bí o bá tilẹ̀ wá ti jú. even if you are now ashamed. kí ni yóò jẹ́ ìpín rẹ. what could be your own share. onígbàgbọ́ you Christians. Jọ ọ̀rọ̀ Ọlọ́run náà sọ. Who are ashamed to speak the word of God. Jọ Jésù. Who are ashamed of Christ. Yóò lè jẹ́rí Jésù ní gbàgbà. Who cannot witness Christ only outside. Kí ni òfin rẹ? What could be your end? Lọ sínú ìwé Mark. Go to St. Mark Gospel. Orí ìkẹjọ. Mark to chapter eight. Ẹsẹ̀ tí ó kẹ́yìn. The last verse nítorí ẹnikẹ́ni tí ó bá ti jú mi àti ara mi ní ipa iṣẹ́ kàtí ẹlọ́ṣẹ̀ yìí òun náà pẹ̀lú ọmọ ènìyàn yóò ti jú rẹ̀ nígbà tí ó bá dé ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. whosoever therefore shall be ashamed of me and of my words in this adulterous and sinful generation. Of him also shall the Son of Man be ashamed when he cometh in the glory of his Father with the holy angels. Kí ó yé ẹni wípé. Be it known to you that. Bí ẹ bá ń tijú àti sọ ohun Ọlọ́run jáde. You be ashamed to speak out the voice of God. Ẹ ò lè jèrè ọkọ̀. You cannot win souls. Paul Apostle wípé. Paul the apostle says. Ojú ojú ìhìnrere òfin òun. He is not ashamed of the gospel. Òun òfin ju àgbélébú o. He is not ashamed of the cross. Nítorí agbára Ọlọ́run ni fún òun. Because it's the power of God for him. Nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí jèrè ọkọ̀. When you start to win souls. Tí ẹ bẹ̀rẹ̀ sí bá ẹlẹ́jẹ̀ sọ̀rọ̀. When you start to talk to the sick. Tí ẹ bẹ̀rẹ̀ sí yàrá padà. When you start to convert sí àwọn kò. Agbára Ọlọ́run yóò wá wọnú rẹ̀. The power of God shall enter into you. Ìwọ fúnra rẹ̀ yóò wá gbogbo agbára Ọlọ́run. Your God shall be filled with the power man of God. Ìdènà kì yóò sí fún ọmọ. There be no hindrances for you. Àwọn àjèrè ọkọ̀ ni mo bá sọ. I'm talking to the soul winners. Ẹni tí a láti di àjèrè ọkọ̀ ni mo bá sọ̀rọ̀. I'm talking to you who must become soul winners. Ẹ jẹ́ gbọ́dọ̀ èsì lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run. Let's hear more from this servant of God. Kí lè fẹ́ wí? Àwọn tí kò kọ ẹ̀gàn tí wọ́n sì ń yọ̀ nínú inú níbí ni. The soul winners are those who don't care about revile and those who even rejoice in persecution a lè rí ìfẹsẹ̀múlẹ̀ yìí nínú ọ̀rọ̀ ọlọ́run bí. ó wà nínú ìwé ìhìnrere tí mátí orí karùn-ún ẹsẹ̀ kọkànlá àti kejìlá. St Matthew's Gospel chapter five verses eleven and twelve. alábùkún fún ní ẹ̀yin. nígbà tí wọ́n bá ń kẹ́dọ̀ yín. wọ́n bá ń ṣe rínibíní sí yín. wọ́n bá ń fi ẹ̀fẹ́sẹ̀ búburú gbogbo sí yín nítorí èmi. ẹ máa yọ̀ tí ẹ̀yin tó dìbò fún ayọ̀. you. When men shall revile you and persecute you, and shall say all manner of evil against you falsely for my name's sake, rejoice and be exceedingly glad, for great is your reward in heaven. For so persecuted they the prophets who are before you. Nígbà tí a bá ń kẹ́kọ̀ọ́ gan-an. When you are being reviled. Tí o sì fara mọ́. And you just take it like that. Nígbà tí a bá ń gbé ogun tì ọ́ gan-an. When there is a problem against you tí o sì fara mọ́. and you agree with it. nígbà tí a bá kẹ́nu ìsọkúsọ kì ọ́ gan-an. when people start to blaspheme against you. tí o sì ń yọ̀. and you rejoice. nígbà tí a bá dáná ìsọ̀rọ̀ òdì tí ọ́ gan-an. when the people are spoken against you. tí o sì ń yọ̀. and you rejoice nígbà tí a bá bẹ̀rẹ̀ sí dìtẹ̀ yí ọkàn gan-an. when there is a conspiracy round about you lórí ọ̀rọ̀ ìhìnrere. on the issue of the gospel. lórí orúkọ Jésù yìí. the name of Jesus. lórí pípe orúkọ because you call the name of Jesus. Tí ayé bá sọ ọ́ di aláṣetù. And the word say you are nobody. Àkókò náà ló dájèrè ọkọ. That is when you are a soul winner. Ẹ̀jẹ̀ mọ sí ìwé mímọ́ wí. Let's hear what the scripture says. Nínú ìrere Matthew. It's a Matthew's gospel. Orí ìkẹwàá. Chapter ten. Ẹsẹ̀ ìkejìlélógún. Verse twenty-two. Gbogbo ènìyàn ni yóò ti kórìíra yín nítorí orúkọ mi. Oh yes. Fún ẹni tí ó bá forí títí títí dé òpin, òun náà ni ó ń padà. And ye shall be hated of all men for my name's sake, for he that endureth to the end shall be saved. A ó kórìíra yín nítorí orúkọ Jésù. You shall be hated for the name of Jesus' sake. Bí o bá jẹ́ àjèrè ọkàn ni mo wí o. If indeed you are so winner a ó kórìíra rẹ nítorí orúkọ jésù. you shall be hated for Jesus name. ohun tí ó dájú ni mò ń sọ fún ọ. I'm saying the truth to you. ṣùgbọ́n tí o bá lè forí tì í. but if you can just endure to the end. a ó gba ìwọ àti àwọn tí ń gbọ́rọ̀ rẹ là. then you and those who hear you shall be saved. o ò ní jẹ́ ẹni ìtanù. you shall not be cast away kí ènìyàn tó di àjèrè ọkọ̀. before you can become a soul winner. ó ní ṣe é ṣe o. have much work to do. kì í ṣe èyí tí a fi ẹnu wí lásán. it's not the one we just say with the word of mouth. kì í ṣe pé kò kọ̀nà wá lókè mọ́ sí àjèrè ọkọ̀. it's not like just put your hand and say i'm a soul winner. kì í ṣe yẹn la wí. that's not what we are talking about. àwọn tí a wí wọ̀nyí gbọ́dọ̀ farahàn nínú ayé rẹ. what we are saying must be manifest in your life ó di ẹni tí ń pa ẹ̀gàn you have to take even rebel anytime. nítorí orúkọ Jésù. because of the name of Jesus. inú ni bí yóò di ayọ̀ rẹ. persecution shall be your joy. ìgbà bá ṣe ni bí ni sí ọ. when they persecute you. ó wá bẹ̀rẹ̀ sí di alágbára nínú ìrere. that's why you become powerful in the gospel. a ti ṣe bẹ́ẹ̀ sí àwọn àjèrè ọkàn ìṣáájú. it has been done to the soul winners who went before you. ta ni ní ìyà tí ara mi kò gbin náà. who are those that were born in the night. bẹ́ẹ̀ ni Paul apostle. wí. so says Paul the apostle. And the Paul apostle in the anger. Paul apostle was lashed. A sọ the òkúta. He was stoned. Nítorí ìgèrè ọkàn. Because of so winning. A gbé sínú ẹ̀wọ̀n. He was in prison. Nítorí ìgèrè ọkàn. Because of so winning. Ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ ojú omi rì mọ́. Three times he was under deluge. Nítorí ìgèrè ọkàn. Because of so winning. Ẹ̀jẹ̀ sáré wò ṣùgbọ́n àkókò ti ń lọ. The time is getting fast spent now. Ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ sínú Kọ̀rìtì kejì. Let's go to second Corinthians. Orí ìkọ́ mọ́kànlá. chapter eleven. ẹ jẹ́ agbọ́n tí ó wí lọ́sẹ̀ tó gbó ní mẹ́ta. what the experience of about twenty three. ìránṣẹ́ kristi ni wọ́n bí. oh yes. èmi sáré aṣíwèrè. mo ta àwọn yọ. yes. ní ti làálà lẹ́kọ̀ọ́lẹ́kọ̀. àjèrè ọkọ̀ ló ń sọ̀rọ̀ yẹn o. ní ti pàṣọ. mo rẹ kọjá. yes. ní ti túbú nígbàkúgbà. ní ti ikú nígbàkúgbà. yes. nígbà náà ló bá pàṣẹ ọgọ́jì ní kan lọ́wọ́ àwọn jú. oh yes. nígbà mẹ́ta lé bí ọgọ́ lù mí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣẹlẹ̀ ẹ̀sán nílé òkúta. yes. ẹ̀ẹ́mẹ́ta lé ọk rìn ní ọ̀sánká àti orúkọ ní mo nínú ibú ní ìrìn àjò nígbàkúgbà nínú ewu omi nínú ewu àwọn aláṣà nínú ewu àwọn ará ìlú mi nínú ewu àwọn akẹ́bẹ̀rì nínú ewu ní ìlú nínú ewu ní aginjù nínú ewu lójú òpó nínú ewu lára àwọn ètò arákùnrin. Are they ministers of Christ? <laughs> I speak as a fool. I am more. He labors, more abundantly in strikes above measure, in prisons more frequently, in deaths often. Of the Jews, five times received that a forty stripes save one. Thrice was I beaten with rods, once I was stoned, thrice I suffered shipwreck, a night and a day have been in the deep. In journeys, often in ferries of water, in ferries of robbers, in ferries by my own countrymen, in ferries by the Gentiles, in ferries in the city, in ferries in the wilderness, in ferries in the sea, in ferries among false brethren. Àwọn tí a fẹ́ ní àjèrè ọkàn mi yìí. This is an example of a true soul winner. Nínú èyí ló pera rẹ̀ ní aṣẹ́gun. Of all this he say himself is the victor. Òun fúnra rẹ̀ wípé. He said himself. Nínú ìfẹ́ ìjèrè ọkàn. In the love of so winning. Kí ni ohun tí ó lè yà ó kúrò bẹ́ẹ̀? What can separate him from there? Kí ni ohun náà? What is it? Nínú ìfẹ́ ìjèrè ọkàn. In the love of so. winning nínú ìgbàlá ẹlòmíràn. in salvation of others. nínú àwárí àwọn àgùntàn. in the lordship of the Lord. kí ni ohun tí ó lè já ògbà nínú ìfẹ́ Kristi. what can take it from the love of Christ. ìfẹ́ Kristi ni pé. the love of Christ is. lọ kó àwọn tí ó wà lóde wọ. go and bring those outside into my fold. ìfẹ́ Kristi ni èyí. it is the will of Christ. ẹ lọ wá wọn níbi tí wọ́n wà. go and see them out wherever they are. a ò gbọ́dọ̀ sí mi. you must not keep quiet. wàá sọ̀rọ̀ náà nígbà tí ó wọ. because when it is convenient wàásù ọ̀rọ̀ náà nígbà tí kò wọ. which is when it is not convenient. ṣe àìsinmi nítorí ọkàn ọmọ ènìyàn. you must not have any rest because of the souls of men. ìfẹ́ kristi nìyí. this is the love and will of Christ. ajẹ̀rì ọkàn àgbáwítà ìfẹ́. the greatest home winner says. kí ni ó lè dánilọ́wọ́ nínú ìfẹ́ kristi. what can say me from the love of Christ. kí ni kò ní jẹ́ kí n jẹ̀rì what is it that can hinder me from saving souls. ẹja gbọ́n tó wí láti nínú ìwé rome. let's hear what he says in Rome. orí ìkẹjọ. Romans chapter eight. bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ọgbọ̀n ó lé márùn-ún verse thirty-five. Tani yóò yẹ̀ wá kúrò nínú Oh yes. Ìfọ́jú ni. Kí ni òun náà? Tàbí wàhálà. Wàhálà wo ni bá dé bá òun? Tàbí inú ni bí ni. Inú ni bí ni wo? Tàbí ìyàn. Ìbá jẹ́ ìyàn. Tàbí òwò. Oh yes. Tàbí ewu. Tàbí ìjà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé. Oh yes. Ilé ìrọ̀lẹ́ ṣe kọ́wá fún gbogbo ọjọ́. What shall separate us from the love of Christ? shall tribulation or distress or persecution or famine or nakedness or peril or sword? As it is written, For thy sake we are killed all the day long. We are counted as sheep for the slaughter. Nay, in all these things we are more than conquerors through him that loved us. For I am persuaded that neither death, nor life, nor angels nor principalities, nor powers, nor things present, nor things to come, nor height, nor depth, nor any other creation shall be able to separate us from the love of God which is in Christ Jesus our Lord. Ohun tí mò ń sá fún ọ wípé. What I'm telling you is. Tí o bá jẹ́ àjèrè ọkàn ní ọdún tòótọ́. If indeed you are true soul winner. Ayọ̀ rẹ̀ ńlá ti kún nínú inú ni bí ni. Even in persecution you must have full joy àwọn apọ́sítẹ́lì tí wọ́n ṣe àjèrè ọkàn ṣáájú rẹ̀. the apostles who were so winners before you. ìwé mímọ́ wípé. the scripture testify. wọ́n ti lẹ̀ ń yọ̀. that is joy. nítorí àkàwọ́ fún ìyà jíjẹ. because they were counted worthy to be punished for Jesus name. ẹ jẹ́ agbọ́n tí ìwé mímọ́ wí. let's say what the scripture says. nínú iṣẹ́ àwọn apọ́sítẹ́lì. in Acts of Apostles. orí ìkárọ̀. chapter five. kàá láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. twenty nine. wípé àwọn àkọ tí kìlọ̀ fún yín gidigidi. ó tẹ ẹ bí orúkọ yìí kọ́ ni mọ́. sì wọ́ ẹ̀yin ẹ̀kọ́ yìí kú Jerúsálẹ́mù. ẹ sì ń pẹ̀tẹ́ àdúrà ìjọkùn ìwọ́ ti rí wa. ṣùgbọ́n pẹ́tẹ́ wà jọ wọn kó wọ́n á sì wí pé oh, àwọn àkọ́kọ́ ọ̀dọ̀ má gbọ́ ti Ọlọ́run jíjí ènìyàn lọ. Káríọ́. Ọlọ́run bàbá wa ti Jésù dìde. Ẹni tí ẹ̀yìn pa. Tí ẹ̀yìn sì gbé kásárì igi. Òun ni ọlọ́run fẹ́ wà tó rẹ̀ gbẹ́gà. Láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà. Láti fi orúkọ rẹ̀ fún Ísírẹ́lì. Àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn àtijọ́ náà ní kọ́mọ yìí. Àti ẹ̀mí mọ́ pẹ̀lú. Bí ọlọ́run fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí àyẹ̀wò bá gbẹ́jọ inú wọ́n gbìlọ̀ àti pamọ́ ṣùgbọ́n àgbẹ̀ náà ń dá ìgbìlọ̀ tí a pè ní gọba yẹ́ẹ̀nì parí sí ẹ̀dí amòfin tí ó ní ìyìn gidigidi láti ẹgbẹ́ pé èmi ó dìde dúró ó ní kí a máa wà pọ́sẹ̀lì fìfẹ́ ìgbà ó sì fún ọ pé ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì ẹ kíyèsí ara yín tí ó tẹ̀ ní pẹ̀lú àti ẹ̀sẹ̀ àwọn ọkùnrin wọ̀nyí. Títọ́ iṣẹ́ ajọ́jọ́ wọn ni. Ní bẹ́ẹ̀ ọ̀dà dìde. Orúkọ ẹni lọ́kàn ni òun. Ẹni tí wọ́n rí wọ ọkùnrin gbá tì. Ẹni tí a pa. Àti gbogbo ìyàwó tí ó gbá tì rẹ̀. Àti wọ́n ká. Àti àwọn ẹ̀fọ́. Káyọ̀ ọkùnrin yìí. Ní Júdà Kẹ́lí dìde. Akọ́kọ́ kíkà ènìyàn. Ó ti fa púpọ̀ lẹ́yìn rẹ̀. Ó kàn ní ṣègbè. Àti gbogbo ìyàwó tí ó gbá tì rẹ̀. Àtọ̀wọ̀ ká. Ǹjẹ́ ìrírí fún yẹn ní mọ̀ àbí iṣẹ́ yìí máa jẹ́ kí ènìyàn á bí ṣubú wọ́n ní bí ọlọ́run bá ní èyí kì yóò lè bí ṣubú kí ó má bàa jẹ́ pé a rí yín ẹ̀rọ ọlọ́run jù wọ́n ti bẹ̀ títí rẹ̀. oh yes àkókò ti lọ. The time has gone. Ó ṣe ni láàánú. It's a great pity. Ohun tí mò ń wí lọ ni wípé. What I'm saying is. Lẹ́yìn tí wọ́n gbọ́ àwọn wọ̀nyí ní ìkìlọ̀. Wẹ́ẹ̀ni tí wọ́n fi wọ̀ wọ́n wá pè wọ́n. they were called. olúkúlùkù fi ẹ̀ṣẹ̀ dára sí wọn lára. and they beat them the way they like. a lu omi ènìyàn yọ. they beat some and lost their teeth. ṣé ni àwọn ará ibi dẹ̀ bẹ̀rẹ̀ sí dúpẹ́. these people try to thank ah. them. mo dúpẹ́ pé àkàbí sí ìyá jíjẹ ní ọdún ẹ̀ka jẹ́sí. to be to be punished for the name of Jesus. ìwọ bẹ̀rẹ̀ sí yọ. and they were rejoicing. àwọn jèrè ọkàn rèé o. these are so winners indeed. Father in the name of Jesus. Amen. I want you to touch the heart of the sleeper. Thousands have been a soul winner before, but they are now, they are now sleeping. They have run away because of the fronting of the people. They, they even kept their mouth shut. They cannot even talk any longer. Lord, lay your hand on them. May the grace of the Lord Jesus Christ, the fellowship of the Holy Ghost, abide with us, now and forevermore. Amen. Amen. Amen.